إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار Ibadallah dájúdájú gbogbo ọpẹ́ tọ́lọ́wọ́ bá nìkan ṣoṣo ni ayin Ọlọ́run bá subhanahu wa ta'ala bẹ́ẹ̀sì ni àwọn ìrànlọ́wọ́ rẹ̀ àwa àforíjì Ọlọ́run bá a sì wá ìsọ́dí Ọlọ́run bá níbi aburú sẹ́wà àti aburú ẹ̀mí wa dájúdájú ẹni tí Ọlọ́run ẹni tí Ọlọ́run bá subhanahu wa ta'ala bá sì sí lọ́nà kò sẹ́ni kan tí ó tọrọ ẹni bẹ́ẹ̀ sọ́nà mo ń jẹ́rìí pé kò sí nǹkankan tó tọ́ sí ìjọsìn àyàfi Ọlọ́run bá Allah nìkan ṣoṣo ni ó mo sì ń jẹ́rìí pé annabuwa Muhammad sallallahu alaihi wasallam ẹrú ta'ala fi kulli al-a'mali wal-af'al níbi gbogbo sẹ́ àti gbogbo tẹ́yà ń ṣe tẹ́yà fi ń súnmọ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala wal-aqwal àti bákanáà níbi ọ̀rọ̀ wal-a'yad àti gbogbo tẹ́yà ó fi máa dunú tẹ́yà ó fi máa ṣèdunú tẹ́yà ó fi máa sọdún falaqad thabata an rasulillahi sallallahu alaihi ó ti rí ní látọ́dọ̀ annabi sallallahu alaihi wasallam ní kó sọ pé taraktukum ala albayda in tí mo fi ilẹ̀ lé lórí in tí mo fi ilẹ̀ lé lórí òun ni nǹkan tó funfun gbò layluha ka nahariha ó funfun gbò débi pé ọ̀sán rẹ̀ ó dà gẹ́gẹ́ bí òru rẹ̀ ni al-imam wọ́n lẹ́lẹ́yìn tọ́ka sí bí ojú ọ̀nà tán nabi sallallahu alaihi wasallam asiratul mustaqim bó ṣe hàn gẹ́rẹ́ sí bí ìmọ̀nà Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala bó ṣe clear sí anábi wọ́n la yazigu anha illa halik kò sẹ́nì kan tí ó fi ojú ọ̀nà tó funfun gbò ojú ọ̀nà tó hàn gbò yíkalẹ̀ àyàfi kó ṣe pé ẹni tí ó parun ni o bákan náà nabi wa muhammad sallallahu alaihi wasallam ó ní anábi sallallahu alaihi wasallam sọ pé yìí tí mo bá ṣe ní halali fún yín ẹ mú o èyí tí mo bá sì ṣe léèwọ̀ fún yín ẹ o èyí tí mo bá sì dákẹ́ ń pa rẹ̀ fún yín ìkẹ́ ló jẹ́ fún yín o ẹ bèèrè ń pa rẹ̀ al-imam wọ́n ní hadithi yẹ̀ rí ni ni pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ò gbàgbé kankan nínú ẹ̀sìn Ọlọ́run Ọba wa ma kana rabbuka nasiya Ọlọ́run Ọba yìí sí gbàgbé bákanáà Abu Darda ìkanná àwọn sahaba nabi sallallahu alaihi wasallam ó ní kò sí nǹkankan nínú nǹkan tó kéré ní àbí nǹkan tó tóbi ní àbí nǹkan èèyàn kàkú ní àbí nǹkan èèyàn kàkú ní àyàfi kó ṣe pé annabi sallallahu alaihi wasallam ti sàlàyé gbogbo ẹ̀ fáwọn bákan náà àwọn sahaba annabi sallallahu alaihi wasallam sọ fún wa pé ma min ta'irin yatiru janahayi fi sama kò sí ẹyẹ kan tí ń fò ní sama tí ń fò ní sama àyàfi kó ṣe pé annabi sallallahu alaihi wasallam ó dákọ ìmọ̀kẹ́ fún wọn pààrẹ̀ annabi sallallahu alaihi wasallam fi kankan pamọ́ débi pé àwọn yahudi ń sọ fáwọn musulmi àwọn sahaban nábi pé a ah, yu'allimukum rasulukum kulla shay hatta al-khara'id ní pé gbogbo nǹkan lànàbí yí ma ń kọ́ yí tí máwọn ẹ̀kọ́ bẹ́yẹ̀ sí ń sì gbàsẹ̀ gan àwọn sahaba nábi wọ́n tún wá bẹ́ẹ̀ ni kódà ó tún kọ́ wa lélẹ̀ ó tún kọ́ wa lélẹ̀ kò sí ní tán nábi sallallahu alaihi wasallam fi lẹ́wọ̀ wa ballagha al-balagha al-mubin anábi jẹ́ iṣẹ́ pé débi pé ọlọ́run ọba náà tún wá jẹ́rìí sí pé al-yawma akmaltu lakum dinakum ní pé ọjọ́ yìí sẹ́ mo ti pé ẹ̀sìn yín fún yín wa atmamtu alaykum ni'mati mo sì ti parí ìdẹ̀ra mi lẹ́yìn lórí wa raditu ibadallah anábi sallallahu alaihi wasallam sí ń fayé lẹ́bàáyì anábi tún rí àwọn nǹkan tí ó mọ̀ pé àwọn sọ̀hábà sáké sí ń pa rẹ̀ anábi ò dákẹ́ o débi pé anábi sallallahu alaihi wasallam sọ fún àwọn sọ̀hábà pé a ah, la'ana Allahu al-yahuda wa an-nasara ittakhadhu qubur anbiya'ihim masajida abina ibi dandan Ọlọ́run ba kó máa bá àwọn yahudi àtàwọn nasọ́rọ̀ wọ́n sì mú sàárẹ́ àwọn annabi ọlọ́run ọba wọn wọ́n sọ di ilé ìjọsìn annabi tún rí abdullah annabi ní in kunta abdullahi farfa izarak annabi rí abdullah ibn umar tí ṣòkòtò rẹ̀ ń wọlé annabi wọ́n sọ fún pé ah tó bá ipé ẹrú ọlọ́run ọba ní ọ́n tó fa ṣòkòtò rẹ̀ sókè gbogbo eléyìí àwọn sọ̀hábà nábi sallallahu alaihi wasallam mú òfin kankanlẹ̀ wọ́n jẹ́sẹ́ pé fún al'umma nábi kò sí nǹkan tán nábi sallallahu alaihi wasallam kọ́ wọn tí wọ́n kọ́ àwọn tó wá lẹ́yìn wọn kò sì sí nǹkan tán fi pamọ́ náà sí ọlọ́wọ́ ba wọ́n pé bákanáà àwọn tí wọ́n gba ìmọ̀ lọ́dọ̀ àwọn sọ̀hábà nábi sallallahu alaihi wasallam tí wọ́n kéwú lọ́dọ̀ wọn wọ́n tan ìmọ̀ yíká bọ́n sí wọ́n tànká tànká tànká nìyẹn kódà annabi sallallahu alaihi wasallam gan jẹ́rìí sí pé bí ó ṣe rí nìyẹn annabi sallallahu alaihi wasallam sọ pé khairul khairun nasi qarni àwọn tó dájú nínú àwọn èèyàn ní generation mi thumma alladhina thumma yaji'u aqwamun àwọn èèyàn kan wà padà wá wá lẹ́yìn àwọn yẹn tuqaddimu shahadatuhum aqwal aqwalahum ìjẹ́rì wọn ma síwájú ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ wọn sì ma síwájú ìjẹ́rì wọn sọ̀nàbí sallallahu alaihi wasallam jẹ́rì sí nígbàtá nabi sallallahu alaihi wasallam òfin kankan pamọ́ nínú ẹ̀sìn àwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam wọn ò jàmbá wa àwọn tí wọ́n gba ìmọ̀lẹ́nu àwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam wọn ò fi kankan pamọ́ wọ́n pé ẹ̀sìn wọ́n sì tẹ̀lé ní táwọn sọ̀hábà fún wọn ni kódà wọ́n a tún sọ àwọn èèyàn lára níbi ìmọ̀ yapa àwọn sọ̀hábà nabi sallallahu alaihi ibadallah in tó kù ní pé kíyàn wá bíra rẹ̀ pé gbogbo ìjọsìn tẹ́yàn bá fẹ́ ṣe kíyàn wá sọ́dọ̀ àwọn ẹni gbogbo ìjọsìn tẹ́yàn bá fẹ́ ṣe tẹ́ kíyàn wá sọ́dọ̀ annabi sallallahu alaihi wasallam torí bóò ni wó ṣe mọ́ náà bá sì yà annabi lọ ẹni tó ṣe pé kò sallallahu alaihi wasallam ló ṣe kò sì sí nǹkan kan fi ń jìnà sí Ọlọ́run Ọba annabi sallallahu alaihi wasallam ti ó ti kìlọ̀ kí wá lọ ń parí annabi sì jìnà sí débi pé annabi sallallahu alaihi wasallam sọ pé walladhi nafsi biyadi pó búra pẹ̀lú ẹni tó ṣe pé ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ rẹ̀ sẹ́ ma min shay'in kò sí kankan yuqarribukum ila Allah tí ó sún yín mọ́ Ọlọ́run sí pé tí ó mú yín náà àyàfi pé mo ti sàlàyé rẹ̀ fún yín so gbogbo òjọ́sìn tí yíò bá ṣe kí yíò wà sọ́rọ̀ sáànàbì ṣe àwọn sàhábà nàbì sallallahu alaihi wasallam tí wọ́n mú kéwú mẹ́lẹ́nu ànàbì sallallahu alaihi wasallam ṣe Ibadallah ibi tí bèèrè wá ń lọ nìyẹn pé kí wá nípìlẹ̀ Mawludi ká máa sayẹyẹ ọjọ́ sallallahu alaihi wasallam kí nípìlẹ̀ sallallahu alaihi wasallam annabi sallallahu alaihi wasallam ò ṣe tó bá yẹ pé in tẹ́yàn lè fi pa annabi lé ni annabi ó sọ fáwọn sahaba in tó tọ́ ká fi pa annabi lé annabi sallallahu alaihi wasallam gbà láyé kódà yí tá annabi ti jú rẹ̀ alkùránù sọ kalẹ̀ kana yastahi minkum wallahu la yastahi min alhaq annabi ti jú yí ni kò fẹ́ sọ fún yín ẹ̀tọ́ tó yẹ kẹ́ pé fún ni alkùránù sọ kalẹ̀ pé ah ẹ̀tọ́ annabi lélẹ̀ ẹfin rinlẹ̀ fún wọn so ah eh, ya ayyuhal ladhina ah, amanu ya ayyuhal ladhina amanu ya ayyuhal ladhina amanu taqullaha wa rasulahu in kuntum mu'minin Allah bá tún sọ pé la taj'alu du'a ar-rasuli baynikum ka du'a'i ba'dikum ba'da àti bá nàbí bá pè yín tẹ bá fẹ́ pé annabi sallallahu alaihi wasallam ẹkàmọ́ jagun pé annabi sallallahu alaihi wasallam gbogbo àwọn ẹ̀kọ́ ìrà annabi lọ́lọ́wọ́ bá kọ́ wa kó dẹ̀ yí tán annabi sallallahu alaihi wasallam ó tijú láti sọ tó bá yẹ pé máwúlúdì ń bẹ nínú tẹ́yàn lè fi ara ò kò sí tó jọ bẹ́ẹ̀ a tún wá wá àwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam abubakir ni umaru ni usmanu ni aliyu ni àtàwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam gbogbo wọn lápapọ̀ kò sí kankan báyìí tó dánà maulidi kò sí kankan tó yàn ọjọ́ maulidi pé ọjọ́ tó wọ́n ó ṣe tòun ni ó so tún wá wo àwọn tí wọ́n gba ìmọ̀ lọ́dọ̀ àwọn sahaba nabi sallallahu alaihi wasallam àwọn tabi'un ààrí wọn kan ṣe maulidi in tí ó mọ̀ bí bẹ̀rẹ̀ ní ibo ló ti wá bẹ̀rẹ̀ kọ́lá Imam Malik o mọ́ tán pè maulidi fa Imam o mọ́ tán pè ní maulidi Imam Ahmad o mọ́ tán pè bẹ́ẹ̀ gbogbo àwọn ẹni yìí ni wọn ò sí láyé wọn títí tán fi lọ bọ́lọ̀ ọba in tí àwọn òwó ló wá dáálẹ̀ gan àwọn ọ̀tẹ́sìn ló dá maulidi lẹ́wọ̀ ẹni bá ma ìtàn ká kó wádìí àwọn ọ̀tọ́ ẹ̀sìn ló dá Maulidi ilẹ̀ àwọn tó rápálá wọnú ẹ̀sìn Ọlọ́run ọba láti wò pé Islam ò dún dàrú láti ta ẹ jẹ́ ká gba Islam káwá máa da Islam rú láti inú àwọn adálẹ́ Maulidi ilẹ̀ o ad-dawlatul Fatimiyya àwọn ìjọba kan tí wọ́n ń pera wọn ní ìjọba wọ́n fi ra wọ́n ti sí Fatima wọ́n dá ìjọba tí wọ́n lẹ̀ ní Egypt alákọ̀ọ́kọ́ ni pé olùtakò olùtakò àwọn ìjọba mùsùlùmí ni wọ́n wọ́n wá padà lágbára gan wọ́n lè padà lágbára gan lórí àwọn èèyàn yàtọ̀ sí pé wọ́n tún wá lágbára àwọn ẹni yìí wọ́n á máa gbógun ti Islam látinú àwọn ẹni yìí máa ń gbógun ti ìsìláàmù láti inú ní ayé Salahuddin tí àwọn tí wọ́n ń bọ̀ wá àwọn kírísítẹ́nì ń gbà wọn tí wọ́n bá fẹ́ wá ja àwọn mùsùlùmí lógun wọ́n wò pé ah, ọ̀nà wo ló dájú káwọn fi ja àwọn mùsùlùmí lógun wàláyà àwọn Fatimiyun yìí àwọn náà fún wọn láyé àwọn náà ń kún wọn lọ́wọ́ kọ́nà àwọn ń fújé kí wọ́n gba ọ̀nà wọn láti pé kán lọ já àwọn mùsùlùmí lógun yàtọ̀ sí eléyìí ẹni tó jẹ́ kọ̀lífà àwọn àwọn gbọ́dọ̀ bàpọ̀ lọ́wọ́ ọba ni gbogbo bí tó bá wà báyìí tán bá ti dákọ rẹ̀ wọ́n gbọ́dọ̀ dìde ni wọ́n gbọ́dọ̀ bàpọ̀ òun lọ́wọ́ ọba gbogbo àwọn alkùránì wọ́n yí àwọn tó pọ̀ padà nínú alkùránì kódà ó débì kan wọ́n ní kẹ́nìkan kamaka alkùnrin ma ẹlọ́pù sáwọn musulmi nì wọ́n a tún wá máa pa àwọn musulmi síẹ́síẹ́ wọ́n máa fẹ̀já musulmi wọ́n pa wọ́n musulmi náà wọ́n ń pẹ́ra wọn oríṣiríṣi àwọn ìwà tí wọ́n ń wù ní ẹ̀sìn ọlọ́wọ́ bá ní ìgbà tó wá ìgbà kan nú gbà wọ́n wò pé ah kí làwọn lè máa tún fi kó àwọn èèyàn jọ ẹ̀pẹ́ gbogbo gbogbo ìjọba ní ọmọ wò pé kí lòun tún lè ṣe táwọn èèyàn fi máa wá sọ́dọ̀ òun in táwọn ìlú kọ̀ọ̀kan sí máa ń dálẹ̀ náà ni pé ẹ̀rí pé láyé sínú òun ni ẹjá dá trade fair lẹ́ ẹjá dánawó kan lẹ̀ táwọn èèyàn ó lè máa wá tajà tí lè owó fi gbajúmọ̀ wọ́n wò pé á ah, kí ni káwọn ṣe in tí wọ́n fi dá mọ́ orílẹ̀ lẹ́nu kódà kéèfé tàn nẹ́bì náà kọ́kọ́ dálẹ̀ wọ́n kọ́kọ́ dáti Ali yìí lẹ̀ wọ́n tún dáti Fatima lẹ̀ wọ́n dáti Hussein lẹ̀ lẹ́yìn náà wọ́n wá tún dáta nabi sallallahu alaihi wasallam lẹ̀ ẹlẹ́kọ̀ọ́ àwọn tó ma dá maulidi lẹ́nu in tàbí wákí o ma in tí Uthmanu o ma in tó sì pá àwọn ọ̀tẹ́ ìsìn ọlọ́ọ̀bá ló dáálẹ̀ tó bí kó wá tajuddin al-fakihani nígbà tó ń sàlàyé ìdájọ́ maulidi pé ah, àdádálẹ̀ nínú ẹ̀sìn ọlọ́run ọba ìkannú àwọn olùmọ̀ malikiyya ni nínú tí ra wọn al-maulidu fil maulidi wọ́n ni bal huwa bid'atun wọ́n ni bídá ni ahdathaha al-battalun àwọn aláìníkan sí wa bughiyatu aishin ìjẹ́ ẹ̀ṣẹ̀ mí ni ìrìtánà bí hal akalun tó sì páwọn oníjẹkújẹ ló gbárùkù tí sí rọlọ́ apá àwọn aláìníkẹsí inú ẹ̀sìn ọlọ́run ọba ló dálẹ̀ àwọn oníjẹkújẹ ló wá gbárùkù tí in tí ò lẹ́rìí ibadallah tẹ́ ni wọ́n ná sàṣàyàn pé ká máa ìbátáwọn onítàn tí wọ́n ń sàlàyé pé a kò ẹnu òkò lórí ọjọ́ tán bí annabi sallallahu alaihi wasallam kódà kò sí èyí tó tẹ̀sùn wọn èyí tó tẹ̀sùn wọn jù gan ló tó lẹ jù èyí tó tẹ̀sùn wọn náà òun náà tún lẹ ṣùgbọ́n èyí tó súnmọ́ jù ní pé ọjọ́ tán annabi sallallahu alaihi wasallam kú lọ́jọ́ tán mú mọ́ lójú wọ́n náà ni 12 Rabiul Awwal ọjọ́ òun làwọn sì mú pé a ah, ọjọ́ táwọn ọmọ ṣe mọ́lídì nù sí mọ́lídì náà wá ń ṣe ní ẹ́ àbí ọjọ́ okú ànábì sallallahu alaihi wasallam na ń gbéga ẹwú bí ṣe ìtọ́nù sí dankarú máwọn èèyàn lọ́wọ́ bákan náà ibadallah oríṣiríṣi àwọn ará ẹbọ ìmọ̀ ń ṣẹlẹ̀ nínú nínú mọ́lídì in tí wọ́n pè pé in tó wà nínú ẹ̀ṣẹ̀ ọlọ́run ọlọ́run ọba subhanahu inna Allaha la ya'muru bil fahsha ọlọ́run ọba kìí pàṣẹ ìbàjẹ́ ataquluna 'ala Allahi ma la ta'lamun sí ẹ̀ ń sọ ń pa ọlọ́run ọba yí tẹ́mà ni aláàkọ́ ni pé wọ́n kọ́kọ́ tí a sọ fún pé ànábì náà wà ń bẹ́ ànábì attend so wọ́n tí a sọ fún kalẹ̀ fún ànábì pé òun náà wà bẹ́ yàtọ̀ sí bẹ́ẹ̀ oríṣiríṣi àwọn ìgbé ànábì sípò ọlọ́run ọba na ma ń dánwò mẹ́ kódà wọ́n ma ń gbà pé àsìkò kan lànábì ma ń dé wọ́n wà dìde lásìkò náà pé òjíṣẹ́ ọlọ́run bá ti dé o òjíṣẹ́ ọlọ́run ọba ó ti dé o in táàrí Abubakar tó ṣe ẹgbẹ́ tó lọ́dọ̀ sallallahu alaihi wasallam wọ́n ni òjíṣẹ́ ọlọ́run bá ti dé o nínú ṣe fi nínú ogun ṣe fi nínú àwọn ogun táwọn sahaba jà lẹ́yìn ikú annabi sallallahu alaihi wasallam tí wọ́n ń pa àwọn sahaba abúkiri wọ́n ni ó yá annabi ti dé tásọ fúnfún ara o àwọn gbà pé Ọlọ́run ọba náà ni òjíṣẹ́ annabi sallallahu alaihi wasallam wa ma muhammadin illa rasulun qad khalat ni àwọn òjíṣẹ́ ti síwájú rẹ̀ afa in mita aw qutila nqalabtum ala a'qabikum ṣe tó bá kú àbí wọ́n pa ṣe ẹgbùn ní padà ni so nítorí ibadallah wọ́n tẹ́ aṣọ fún àsìkò kan wà tí wọ́n ní òjíṣẹ́ Ọlọ́run bá ti dé wọ́n wá dìde wọ́n a máa ka orísìírísìí ìran àwọn orin lára àwọn orin tó máa ń kà ní búrúdà orin yìí kó ẹbọ sínú ìbádàlọ́ lára àwọn ẹbọ tí wọ́n máa ń ká ń bí orin pé yá akramal khalqi wọ́n ni a ah, ìwọ tó lápàlẹ́ jù nínú àwọn ẹ̀dá máàlì man alúdhu bihi kò sẹ́ni tí ń tún máa wá ìsọ́dìmá síwáàkà yàtọ̀ sí wọ ìrẹ́ annabi inda huduthi hadithi al-umami nígbàtí àwọn ọ̀sẹ̀lẹ̀ gbáǹkọ́ gbígbá ó bá ṣẹlẹ̀ fa inna min júdíka dúníyà wa dọ̀rọ̀tùhà torí nínú ọ̀rẹ́ ìwà nábi ọ̀rẹ́ tíra nábi talaye àti ìdákejì rẹ̀ wa min ulúmika ilmi lahwi wal qalami nínú ma ìwà nábi ni ma kọlámù àti ma lahwul mahfuz ẹ̀rẹ́kùn ẹwọ̀n tàbí ilẹ̀ kí wá ló ma baqiya lillah ẹ̀rẹ́kùn kí ló ṣẹ́kù ibadallah in tí mùsùlùmí fi gbọ́dọ̀ wà critical nìyẹn mùsùlùmí èyí ṣe gọ́ọ̀gọ́ọ̀gọ́ọ̀gọ́ mùsùlùmí èyí ṣe gọ́ọ̀gọ́ọ̀gọ́ọ̀gọ́ ṣe rí oríṣiríṣi àwọn ẹ̀sùn náà fi kàn wá láfíríkà ẹ̀rí pa àwọn èbó èyí tẹ́yàn bá jẹ́ ni tí ma ń tẹ̀lé nǹkan dáadáa àwọn èbó wọ́n gbà sílámù wọ́n gbà sílámù in tó kàn wọ́n lẹ̀ rí wọ́n kàn bẹ́rù mí pàdé lójú títì náà ni pé ó yá wọ́n sì sọ̀rọ̀ sílámù fún pé ẹ̀rí ni ẹ̀rí ni ẹ̀rí ni ó tán ó sì ní òun gba islam náà ah, kí ló tó gba islam òun rí pọ́wàkọ̀ àwọn ẹ̀rí ẹ̀wà convincing bẹ́ẹ̀ bá fún ma áfíríkà lẹ́rí àìsẹ̀ bẹ̀rẹ̀ ní o àìsẹ̀ bẹ̀rẹ̀ ní o ah, ẹ̀rìn kìníkan ẹbọ̀ bàbá kìníkan bọ̀t kìníkan náà bàbá kìníkan ṣe eré ìwọ̀n òkè bó òun ti gbà islam àmọ́ bẹ́ẹ̀ fún ọmọ áfíríkà lẹ́rí ah ó sì bẹ̀rẹ̀ sẹ́ni o ibadallah ẹ jẹ́ ká jẹ́ musulmi tí ó mọ̀ tẹ̀lé rí musulmi tí ó mọ̀ tẹ̀lé tó wá látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam gbogbo ẹni bá ṣe mọ́lúdí kò lẹ́sàn lọ́dọ̀ ọlọ́run ọba ta ló sọ annabi sallallahu gbogbo tí èyàn bá fi jọ́sìn fún ọlọ́run ọba tánà Nabi sallallahu alaihi wasallam ṣe kò ní gbẹ̀san lé lórí o nítorí náà kí lè yíò wà mọ́ lálàsẹ́ ẹ̀mí ara rẹ̀ lórí tí ò ní gbẹ̀san lé lórí barakallahu الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد We give thanks to Allah subhanahu wa ta'ala We spared our lives to these moments and He has protected our property despite the floods the calamities that has afflicted a lot of people indeed if we were to count the favors of Allah subhanahu wa ta'ala would never be able to list them all that is why we have to be from the grateful slaves of Allah. We should worship Allah subhanahu wa ta'ala with what He has legislated, not what is not in the deen of Allah. الْجَاهِلِيَّةِ تَبَغُونَ Is it the ruling of the day of ignorance that you seek? وَمَنْ أَحْسَنُ مِنَ اللَّهِ حُكْمًا Who is better than Allah subhanahu wa ta'ala in ruling? The قوم يعقلون For those who can think about Allah the Prophet ﷺ did not abandon anything in the deen of Allah except that he has explained it. He explained everything from the beginning to the last. And that is why Allah subhanahu wa ta'ala says, فَإِن لَمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتِكَ If you do not do what we have commanded you of conveying the message, you have not delivered. But the Prophet sallallahu alaihi wasallam delivered. So that is why we should rely on the Prophet. We should rely that the Prophet sallallahu ﷺ has, deliver, has delivered in that regard. We only rely on Allah subhanahu wa ta'ala. We rely on the fact that the Prophet sallallahu ﷺ was truthful and he has delivered everything about Allah. Then what is, what is the need for Mawlid? What is the need for appreciating someone with what he does not want? What is the need for doing something in the deen of Allah subhanahu wa ta'ala, seeking the pleasure of Allah subhanahu wa ta'ala with it, but it will turn into something that will cause the wrath of Allah subhanahu wa ta'ala. But Allah, let us be those that follow evidence, not emotions in the deen of Allah. Emotion has no place in the deen of Allah, and blind following has no place in the deen of Allah. A Muslim has to be a critical thinker of any strange things that has no evidence in the deen of Allah. Why is this? Why is this? Then when it is said that this is the evidence, then a Muslim submits. Ah, sami'na But before knowing that, it has to be questioned as, as a Muslim. About Allah. This is how we meet Allah subhanahu wa ta'ala and Allah will be pleased with us. Because the Prophet ﷺ informed us that on the day of judgment, some people, they will come to his pond. Some Muslims, these are Muslims. They will come to the pond of the Prophet ﷺ. They think that they will also drink from the pond. Then the malaika, they will be chasing them away. Get out. Then the Prophet ﷺ said, leave them, they are from, thy, from, my, from my ummah. The malaika will tell the Prophet ﷺ, you don't know what they innovated after you left then the Prophet ﷺ would allow them to be chased away. Will not be from those that will be chased away from the Ummah of the Prophet ﷺ on the Day of Judgment. Let us look into our actions. Let us look into what we worship Allah with. It is not by quantity. It is not with quantity, but the quality of what we worship Allah with. We ask Allah subhanahu wa ta'ala to give us the ability to worship Him properly. and to grant us the ability to worship Allah with what He will accept from us. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها مولاها اللهم لا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم تقبل صلاتنا اللهم تقبل صيامنا اللهم تقبل ركوعنا اللهم لا تردنا خائنين اللهم أحسن لنا في الدنيا والآخرة اللهم اكتب لنا الخير في كل أعمالنا اللهم بارك لنا في عمورنا اللهم ارزق لنا يا رب العالمين اللهم انصر ولاة أمورنا اللهم اهدهم إلى البر والتقوى اللهم ارزقهم بطانة صالحة اللهم لا تكلهم إلى أنفسهم طرفة عين اللهم أقفنا اللهم أغثنا اللهم أغثنا يا رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد